واعلموا أن كل خلق لا بد له من طرفين ووسط كل خلق كل شيء أن يكون كل خلق لا بد له من ذلك لكن إن خير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم لأنه أعدل وبدأنا نشرح فيما تعلق بالغير الغير من فعل غير لغار غيرة وغيرا وغيارا وغارا وبينا حقيقة الغيرة في الخطبة الماضية وبلون من الرحمن اليوم نستمر في بياننا للغيرة وبيان أقسامها وقال فنو تسوال المسلمين أتنطر لكل كراد جري فان نبي صلى الله عليه وسلم انطلعوا ركبا مجاك في مجواه ọlọ́run dákòjọ bá ní sàlìkún kí a bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn aráyé ànábì wa àti àwọn sọ̀hábà rẹ̀ dákùn tó bá ń sa àwọn kọ́kẹ́ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam jọ́gbẹ̀ alkiyama èmi àti jáwà ń bẹ́ọ̀ jama'a mo ń fi àṣìkò rẹ̀ tí ìbẹ̀rẹ̀ Allah subhanahu sí ẹ̀rẹ̀ tí ìbẹ̀rù rẹ̀ àní taqullah ẹjá kọlu ọlọ́run àtàfà àtọmọkéw àtẹntí ń ṣe wáṣì àtẹntí ń gbọ́ ìpáyọ ọlọ́run pọ̀lú ẹnìkọ̀kan wálẹ̀ gbogbo ìgbà láńrawọ́rasẹ̀ sọba dẹ́dà kọjọ́ tó jẹ́ kí ìpáyà wa sí ní kọ̀rọ̀ ìbẹ̀rù wa sí ń kọ̀rọ̀ kó jẹ́ ọdá àdú wa lọ kó fi àánú rẹ̀ kó fi bá wa lò jẹmọ́ra ní ìjẹjọ́ akọ́sínú mọ̀kan nínú àlàyé ń tàn bábọ̀ lórí annabi sallallahu alaihi wasallam tí ń sọ pé òun kí ọkọ ọmọ àwọn ó lọ́mọ àwọn àníbi sọ o sẹ́mọ̀ pé gbogbo ní ẹ̀rẹ̀ sí àwọn ẹ̀kọ́ gbọ́nà jáde mẹ́ ìyẹn ló wá sọ àdébì pé yàtọ̀

amẹ́nubà díẹ̀ nípa ìfà àwọn ọkùnrin létí tí ọba ti gbé ọkàn lọ àti ìfà àwọn obìnrin létí tí wọ́n bá ti gbé ọkàn lọ́dọ̀ ọkọ wọn gbogbo ẹ̀ náà lọ́dọ̀ wọnú ara wọn ṣùgbọ́n bí ọkùnrin mẹ́wàá tó bá ní kan tọ́lọ wá jẹ́ mèrè ògbò ọlọ́wọ́ bá ní ń pé mẹ́sàn ó jí àmẹ́lọ̀gbé alẹ́ bí ọkùnrin kan mẹ́sàn ìdíyàwó kan lọ méjì mẹ́ta tọ́lọ ń sì fòóse ní ọba bọ́bá rẹ̀ síká tí ẹ bá jẹ́ mẹ́wàá mẹ́sàn bẹ́ẹ̀ àtìgbàtọ̀ bá bọ́wọ́ orí ìjọ tó bìnrin sí rẹ̀rìn tó píọ̀ jù láyé lẹ́ẹ̀dì ọkọ ìjọ ọba nínú funfun láyà ọkọ rẹ̀ ni ní mo dúpẹ́ ọlọ́run hàn ó ti dorí kodò báyìí ń bọ̀ lẹ́nu ó ti àwọn ń bọ́rọ̀ ọ̀bọ́ pé gbogbo ìwọ tí ọ bá fẹ́ ní jẹyọ kẹlọ ó dí bí ànábí ọlọ́mọ̀lá bèbí Ibrahimu ó se ní dìyàwó kẹlọ tó ní dìbọ́ lùlù rẹ̀ sẹ́rẹ̀ gbogbo wọ́n se ń dáǹsẹ̀ àṣẹ fún ẹn tó fẹ́ kọbe o ẹ̀yin tẹ́ ẹ̀ṣọ́ bí dọ́sàn ẹ̀yin káàkiri wá tó ọba ti ti kọ bèèrí ààbì ọlẹ́rẹ̀ wípé èmì ètò ẹgbẹ́ ilé kò sì sí ọmọ tí ẹ̀ kọ́dà ìgbà lóbìnrin mẹ́ráyè sètínú ẹ̀ dáadáa sẹ́bílẹ̀kùn ìṣọ́lẹ́mù ti sí fún ọ ó tó sí ní ọmọ kàtí ọlọ́run ṣùgbọ́n ní òun níbi tá ń bọ́rọ̀ bọ̀ annabi ọlọ́rọ̀ bí ibrahim alẹ́sọ̀rọ̀sọ̀rọ̀m ṣùgbọ́n ayé díẹ̀ ní ìjẹjọ́ alùgbọ́yìnrọ̀ táwọn sọ igẹ́gẹ́ rẹ̀ wá ní ìjẹjọ́ ṣùgbọ́n pé méjì anìgbọ́yìnrọ̀tún mahmudatun owú tí ó jama'a rabbuna subhanahu wa ta'ala yaghar ọlọ́run ọba gẹ̀gẹ̀ tó níwá òun náà ma ń jòwú ní ìjòwú tó bá gbígbẹ̀ngbẹ̀ rẹ̀ mú tó kọjá làkáyè tiwa jama'a kò ṣe máa jòwú nazzalna jami'an manzilatal ghayra fil fatiha ọba dẹ́dà àtẹ̀mí àtẹ̀yí tẹ́ẹ̀mọ́wà nẹ́bí rẹ̀ gbogbo wa lọ́sọ̀ka ààyè ka kó wa báyìí ǹkó wa ǹkó wa níbi yán wa lọ ọwọ́ akó wa lọ sí ààyè owú tí ó jẹ ọfẹ́ fi hàn wá afọ ní ẹ̀yìn àfá àgbìnà m ríyàn àwọn onímọ̀ ń sọ fún wọ́n tí وإياك نستعين منزلة غير نيه رابا وو آني سنك مجيلا يجون في سبان فوا وإياك نستعين آني دبي أبو إياك نعبد أو انت عارف صفلو gbogbo wákàtí márùn márùn a ní débí ọ̀sán a ní wẹgbí awo a ní báwo se ń tọ́ ọ̀fẹ́

nàzàlámẹ́ rahman mẹ́sìlẹ̀tàn ọ̀rọ̀ ọlọ́run sọ̀wà káàyè ìjòwú rẹ̀ pé ẹmẹ́sìn kẹpọ̀ mọ́nú ẹgbẹ̀rẹ̀ ń sọ́rẹ̀ ìjòwú náà ni àbásọ́ ẹgbẹ́pẹ̀ nǹkan mílẹ̀ yìí ni ẹgbẹ́ wọ́n rẹ̀ mẹ́fẹ́ ọ̀rọ̀ wọ́n ẹgbẹ́pẹ̀ sọ́rọ̀ wọ́n mọ́ gbẹ́gúdé èyí ní kọmọ̀ ọmọbà kú a sì wá ń nígbàtà bá ń kàfátíà ásáwì náà mẹ́ mẹ́tàdínlógún lójúmọ́ yàtọ̀ ọba ta fi ẹn tí ní ìdí àwọn èèyàn gẹ́gẹ́ ṣe ń pè ní máàmù òní ń bá wọn ṣèpèsè ẹn tí ní ìdí àwọn

bàbá àti ẹ̀rọ ẹ̀ka bá wọn tó bẹ̀rẹ̀ ẹ̀rọ ẹ̀míkẹ́mi sọ́wọ́ àfẹ́ẹ̀míkọ́ bàbá àti bẹ̀rẹ̀ lọ́sọ́ ọ̀ẹ̀ká bá ẹ̀nà bàbá ẹ̀míkẹ́mi sọ́wọ́ bàbá bá ẹ̀nà tí tí tí tí tí jẹ̀máà ẹwà ń fi rẹ̀ fún ọlọ́run oúnjẹun ó fi hàn wá jẹmọ́ra ṣe rí pé ọlọ́run ti jàrí ẹnibọ́dí wa wọ́n ti ẹ̀sùn sí ìfẹ́ǹgbà kan eléègbó tí ń káàkí tí ń tọrọ ókì ló ń bá lásìkò oró bá tó tó lélégún bá tó lìdì wọn wọ́n lè náà nìmọ̀ àwọn ní bá ti ń kí lẹ́yìn rẹ̀ tẹ́ẹ̀ bá di oúnjẹ ìyà ọba adịga kọjá abẹ́ o tí ẹrẹ́ yà fáì náà wà láàyí pọ̀ elégún gan bí ṣe ń kiri lọ tí ń kiri bọ̀ pásìkò oúnjẹ tó ó ìsùsẹ̀ tọ́lá òfo ó tó kí ò ní sí nǹkan ilé wọn ni ẹ̀nà rẹ̀ بها رفع رسول الله صلى الله عليه وسلم قبر من يغار حتى جاء صلى الله عليه وسلم درجته ما درجة الشهداء شباب النماء ونكامسهم Ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá ma ń jòwú ní owó ẹ̀ tó dá al-ghayratu al-mahmuda hiya al-ghayratu al-mu'tadila owó tó balance kílẹ̀ ríwá fúnra ń sí ọlọ́run lọ́sọ ẹni tí bá ń bẹ lára rẹ̀ di ẹni tọ́lọ̀ جاء من حديث أبي هريرة رضي الله تعالى نرضى أبو هريرة سيطان بابا صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ومن قتل دون دمه فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد بسرعة سترانه gbogbo ẹn tí ó bá ipa mọ̀kútí làdúnà máa lè yí ẹn tí ó bẹ́ ipa tó jẹ́ pé torí wọ́n mọ́ bá gbadúkìá rẹ̀ ní ẹ́n ti pa tó jẹ́ mùsùlùmí fọ́lọ́un tí ó rẹ̀ kakọ̀ mọ́lọ́un níjọ gbẹ̀dàlì kíámà wọ́n gbẹ̀dìde láàrin àwọn tí wọ́n pasójú ogun ọlọ́ni òkùnkùn ṣẹ̀yìdínú ọkọ̀ ìgbẹ̀fẹ́ gbàlọ̀wọ̀ rẹ̀ inú fi jẹ́ pé agbẹ́gbọ̀ gbọ́ ìsìlámù

mọ́lọ́ra nǹkan ní àwúsá àwọn náà ń sọ ń gbọ́ náà lọ́n sọ pé agidi àwúsá ti pọ̀jù ìtẹ́fẹ́ fàyọ̀nà ṣùgbọ́n bá fẹ́ sì jọ ìntánàbí wí ní ìṣẹ̀lẹ̀ luxurious ṣẹ́dá ọgbọ̀n ọdún ẹmọ́ fọwọ́ aláṣẹ o ẹnì kẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ bóódé nú ọkọ̀ yìí kó kù àtẹrù rẹ ní o àtàṣọ àti nǹkan ní o àwọn ọmọ kó sínú ẹ̀yìn bútù ọkọ̀ ọ̀tí wọ́n lọ mọ́ yọ bí ọ̀lẹ́ ẹgbẹ́ wọ́n jẹ́ máa ṣájẹ́ ẹni kankan ó ti ń pẹ́jù nǹkanukún bẹ̀rù nǹkanukún bóde ó ọba kàúsáì àpò náà lè gbó bí ṣe ń wowó ń gbó rẹ̀ ó sì gbé ọba fa ọ̀bẹ yọ sáwọn nígbàtí à ń mú náà ó wá mọ́ títì wọ́n fi ọ̀bẹ yọ ọwọ́ rẹ̀ ilé wọ́n fọ̀bẹ yọ ilé wọ́n fọ̀bẹ yọ ẹsẹ̀ wọ́n fọ̀bẹ yọ ẹsẹ̀ wọ́n wá fi ẹ̀yìn ẹ̀ lílẹ̀ wọ́n wá kó mẹ́rẹ̀ rẹ̀ láyà tẹ́jẹ̀ rẹ̀ fi eru tán kó mùsùlùmí ni ọ́ àdébìnrin ní sọ báwọn gbogbo tí wọ́n bá pa lórí pé wọ́n fẹ́ gba dúkìá rẹ̀ lọ lóòdì ọ̀wàgbà annabi ní okùnkù ṣẹ̀yìdì wọ́n mọ̀ ń kútìlà bí mẹ́dọ́mì ẹn tí wọ́n bá pa nítorí pé ń jà fún ẹ̀jẹ̀ rẹ̀ okùnkù ṣẹ̀yìdì wọ́n fọ̀bẹ̀ lọ kó górẹ̀ lọ́bẹ̀ lóò górà tó àbá górẹ̀ ní sílẹ̀ a fún ọmọ lórí oúnjẹ wáfẹ́ sí ẹsẹ́ ó sì tàbí lórí wà mọ́ ń kù tílà ó sọ ẹ̀sẹ̀ tí wọ́n bá lè pa bí nà bí nìyí torí ẹ̀sẹ̀ rẹ̀ ọya sọ wípé olórí burúkú ẹni ànábì rẹ̀ ó ní ìyẹsọ́ ó ti gbà lójú wọ́n da ìfọ̀ sí ìbò wọ́n lẹ̀ kúmọ̀ ó ní ìyẹsọ́ rẹ̀ gbogbo ọjọ́ abẹ́ sí fún ìyẹsí fún sọ pé ò ní ìdí àlìjẹ̀ náà náà sọ pé kò sọ ní ìtókù tàbí fi ọlẹ̀ sọ pé ó ti wà lẹ́wọ́ èrò ti pẹ́ rìmáìdì wé ìdájọ́ rẹ̀ a mú ọjáde lọ́la gbónà nǹkan alébì lẹ́nu rẹ̀ sásọ pé kò sí ní ìsìlámù ó sì mú jáde tó tọ́ nígbàtí ó lajú BBC Jazeera NTA gbogbo ní ọkọ̀ wájú rẹ̀ pẹ̀lú máìkì wọn kẹrin kọ́ ọ̀sán sọ pé kò sí ìjáàbù ní ìsìlámù sọ wípé kò sí hajji ní islam sọ wípé kò síbi tẹ́yìn lè dojúkọ kí o fọ́lọ̀ kìí sí kàbá tẹ́yìn sí wà ní ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ó lóun bí sọ ẹ̀ẹ́ ní tí wọ́n pa sínú wọ́n mọ̀ kútìlà dúnà áàlì ẹni tí wọ́n bá pa nítorí pé ń dìfẹ́ ń di ara ilé rẹ̀ ní dìfẹ́ndì ìyàwó dìfẹ́ndì ọmọ dìfẹ́ndì ìyá rẹ̀ dìfẹ́ndì bàbá rẹ̀ àbúrò rẹ̀ ẹgbọ́n rẹ̀ lọ́bá ipá òkùnkùn ṣẹ̀yídì mẹ́rọ pàmà rẹ̀ tí a fi gbówó lápò rẹ̀ ó ní mẹ́fà ní ẹ̀ ààbọ̀ dékù nọ ìnáwó rẹ̀ ọya gba ọ̀bẹ ìtẹ́bẹ̀gbà dúnú wọn dú olùmìnirí sí rẹ̀ ń dọ́wà bẹ́ẹ̀ sí ní ẹsẹ́ nẹba mọ̀ nẹba fìbà fọ́ lórí ọyàgbà gúnmọ̀ máa rẹ̀ ó ní ọlọ́run ìjẹ́ màmá mi in tí ó bà yá àtẹlẹ̀ sí ẹn tí ó jẹ̀bá nífẹ́ mi kò ní gbójú mi in tí a pàṣínú bọ́sí ma bá kọ̀ bí rẹ̀ sùn

وفي السنن إذا الترمذي من حديث جابر عبد الله وفي رواية من حديث جابر ابن عتيب وفي رواية من حديث جابر ابن عتيك رضي الله تعالى عنهم أجمعين أبدو صلى الله عليه وسلم أن يدمي إن من لغير ما يحب الله عز وجل ومنها ما يبغض الله عز وجل فأما الغيرة التي يحبها الله فالغيرة في الريبة وأما التي يبغضها الله فالغيرة في غير الريبة ومن الخيلاء ما يحبها الله ومنها ما يبغض الله عز وجل فالقرون التي يبغضها الله اختيار الرجل بنفسه عند القتال وعند الصدقة والخللاء التي يبغضها الله اختيال الرجل في الفخر في البغي والفخر وفي رواية في الباقي. أرسل أني إن من الضيء غيره إن بنوه إن تجا قمدي أسير جاجانو ما يبغضها الله ما يحبها الله إن بنوه تلون لايك أو ينجو تلون سي لايك أو ومنها ما يبغض الله عز وجل إسم بنوه tọba tó gbẹ̀rùgbẹ̀ ìpókò ìrà wà nílẹ̀ lùkúyàlá nínú kéyàn ọmọ tàbá tààrọ̀ kéyàn ọmọ rìnrìn akọ irin èmi mọ́ wà mẹ́ nínú èyí ma èyí tọ́lọ yà náà mẹ́mẹ́ wọ́n gbọ́tẹ̀ mún sí ọlọ́lọ́ ń sọ́lọ́ wa ni falghayratu allati yuhibbu Allah azza wa jal ẹ̀rí owú tọ́lọ̀ ọba wọ́n ọba tẹ́gbẹ̀gbẹ̀ ìfẹ́ nífẹ̀ẹ́ owó tó gínú owó kéèyàn máa jowú níbi tí ń ṣe iye méjì sí dúkìá rẹ̀ ojoko in tí làwọn ọkùnrin ta rẹ̀ ọmọ obìnrin márùn-ún ló tí ọlọ́mọkùnrin ọkọ̀dá láọ̀kọ́ gbogbo dáǹsọ ìjagun mẹ́sàn alẹ́ ó ti kọjá ẹlẹ́kejì nínú ẹlẹ́kẹta ẹniwá ọpa tìlàwà tí ń ṣe dé ẹ̀hẹ́ sálẹ́kọ́sà ìwádẹ́kọ́sára wọ́n sí ìpẹ̀lẹ̀ kí ni kọ máa tẹ̀lé lọ ní ọmọdé pẹ̀lú àà lọ́wọ́ wọ́n lọ sọ pé àbọ́bù sẹ̀rí ni inú mbèrè tàà ní ọmọ aládùgbò bó ti adé lẹ́rẹ́ àbọ́bù láì irú wà láwọn ẹ̀nkúra yìí sí tẹ̀lẹ̀ ọlọ́wọ́ sì máa nífẹ̀ẹ́ ń tọ́ nítorí pé orí nǹkan tó ṣe kí ni tó ṣe yẹ méjì bákan náà àwọn ọ̀rọ̀ ọ̀lẹ̀ Yorùbá wọ́n ní obè tó bá ti sùn lérí kò sùn lé mẹ́ tó rí lé fi èdè náà kò sọ̀rọ̀ òkì lọ obè tó bá ti sùn lérí fẹ́ gbọ́nà nǹkan náà ni sí <laughs> ò tó dé àà ọkọ̀ mi tọ́wọ́ ọmọ tí ó wá tó tó gbé fún rẹ̀ ni ó máa súrakì. jẹmá mo ní mọ́ wọn fóònù ìyàwó mi kí mọ̀ wọ́n mẹ́ kí mọ̀ wọ́n mẹ́ tí mo mìí yẹn síkọ̀ àzàòjíyà ìlọ́fà ìpínlẹ̀dà mi ìlédà lọ́dọ́kẹ̀lẹ̀ the best of the best gbàtí ọ kàrúra ẹlẹ́ àbọ́sí o ta ní jẹ́ dìbẹ́ ni o ní àà ṣe bí ọ̀rẹ́ bọ̀dá mi ni wọ́n sì bọ̀dá òun àti wọ́n ṣẹ̀rẹ̀ òun ẹni wọ́n sàjọ sọ ọjọ́ parí ẹ̀bẹ̀ ọba dìjọ kan ẹlẹ́ àbá tó ní síkù kọlù ọkẹ̀ ìdílẹ́gbẹ̀ àfáà ní nípa lọ nípa lọ síkù kọlù yára àfáà náà wá dìde ọwọ́ afẹ́tí mọ́ ilẹ̀kùn gbogbo tí ń ṣe láti sẹ́mà ọlọ́run òbínú sí torí pé ti rí ajá rẹ̀ rí kò tó máa gbó nígbàtí ẹlẹ́ ó sì lẹ́kùn kọmọ̀ pẹ̀lẹ́ àti ń bọ̀ wọ́n kẹfìlẹ̀ kò gbà á àfá ń parí ilé ìrìn fi ti parí ohun ní ọ̀rọ̀ lò gírí àbúkẹ́radé ẹwọ́n àfẹ́díṣẹ́ ní ọ̀nà ìrìn ìfẹ́ bó wọn ni parí rẹ̀ wọn bá bù tọ́jú parí rẹ̀ àbóòtò gbalada lórí pé ọrùn parí nítorí pé ríńdà ẹlọ́pàá tó ṣẹlẹ̀ yẹ ẹn bá ti kẹfí ìkẹfí kò sí ẹ̀tẹ̀ mẹ́ báàlànà in tí ọ̀bá tó kọlọ́wọ́ sílẹ̀ táà sì rí ẹ̀rí kan táà lè so mọ́ alẹ́tọ̀ àti take àwọn action kan tí à ìṣerú ẹ̀bẹ́ tẹ̀lẹ̀ àwambọ̀ orúbí ìyẹn ló jáde ń lé pé àpọ̀fẹ́ ah, lọ́ra nǹkan lọ́jà ṣùgbọ́n ìjọ́ kan ọjà náà lọ labá pàdé rẹ̀ tọ́lọ́pàá kí ló dé wọ́n ni ó wá jalè ní ọ̀rẹ́ rẹ̀ tọ́ yá kò sọ mú kówọ́ yàbẹ̀ bí ọba ní ọkọ̀ ìgbọ̀ tí ọba lé wọ́n kó mọ́ wọn nígbà wọ́n kọ́ ní ọkọ̀ rẹ̀ ọkọ̀ bá ní tọ́lọ́pàá ẹn tó dágbére ọjà ma ní kí yàkúbà wá sáré bá wùwọ̀ níwòrò àtẹ́lọ́rù mílẹ̀ ẹ̀kẹ́ mo ní ọ̀sọ̀ sọ ó sì sọ nígbà ẹ̀rẹ̀ àfá sáré kú sáà àfá yàkúbù nìta ẹ̀mí ẹ̀tẹ́ ìlàjọ sọ kí fọ́ ní ẹ̀kẹ́ ní orílẹ̀ òní burú lọ́sẹ̀gbẹ̀ kan mẹ́jọ ọgbọ́ ìrẹ́rẹ̀ jí ó rípọ́ rípọ́ wọ̀pọ̀ ọkọ̀ òjèrè fẹ́ wọ̀ rípọ́ wọ̀pọ̀ gbogbo eléyìn ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ nítorí wípé ìṣe ìsádìdé ẹsẹ́ káwàá mẹ́wọ̀n lọ báwọn nínú bá sì mọ̀ bá nílùú tẹ́ ẹ̀dórí ọmọ rọ́rọ̀ ni torí pé ìpìlẹ̀ àgbọ́dọ̀ ọ̀rọ̀ ìdàkejì síra wa ọmọ tó ti jalè rí tààsì kéèbùkéèbù ọwọ́ afẹ́ wọ́n ní àdá lọ́tọ́bẹ̀ ní kìtì fúnra rẹ̀ wọ́n ni lọ wọ́n gbàládá ìǹkẹ́kẹ́ lọ́fà ìǹkẹ́kẹ́jì wà mínà máa yìí bukí dùn lọ èyí tó lọ ń kó ìlà mẹ́nu kí ni o níbi owú kí wá lò ó náà ni falghairatu fi ghairi riba kéèyàn ọmọ ọdún mẹ́rin lọ wà ọ wà ní ọmọ ogún ọdún ti dàgbà bàbá rẹ̀ wà 45 ìyàwó 40 bàbá prodigy hmm. rẹ́rọ̀ ní oníbi tí ó sí ó kò sí èmì bàbá rẹ̀ bá prodigy ìyà rẹ̀ sẹ́wọ̀n ọ́ nílò wọ́sọ

ìyá rẹ̀ sí ìgbẹ̀mù olé jẹmáà ẹgbẹ́ ẹgbẹ́ àṣì islamu èèyàn tí ó wà ní 20 years tí màmá rẹ̀ kú ara ọkùnrin ṣe ọ̀rọ̀ lọ́wọ́ kí rẹ̀ wallahi àìmẹ́yẹ obìnrin haa kí ah! ní wì fọ́mà mi mọ́mọ̀mọ́mọ̀ ní ọmọ burú omi òjò wọ́n lọ́kọ̀ padà wọ́n wá ń jẹ́ sí lẹ́jọ́ aṣẹ́wó tó síṣẹ́ ọ̀dọ̀ aṣẹ́wó gẹ̀rọ ọ̀kan ọmọ ń dọ́gbọ́n sí wẹ́rẹ́

ẹ má sọ àkọ̀bí yín di àbúrò yín mọ́ ẹjọ́ mọ́ ọmọ ọmọ pẹ̀lú lẹ́bí tí ń kọ́ bọ́pọ̀lọpọ̀ wá o ìfẹ́ ọmọ ìfẹ́ ọmọ ìfẹ́ ọmọ gbogbo gọ́lẹ́lẹ́nu àlá o sàárì ọ̀pápọ̀ o ìntọ́nà ń kó nira jù láti gọ́ta búrò rẹ̀ obìnrin tó ti mọ́kọ wálé inú eh, eh, eh, sẹ́rí àwà bọ́rásì

tó gúrú ó ti jù tìbí lọ́ta àrí ọmọ ìgbà ó ti pọ̀ jù ti Islam kọ́ lélẹ́ ìrọ̀ ìsìn bẹ́nu àwa náà tààyàbò rán abú àtẹ́lẹ́ àní ẹjọ́ lọ sárékọ̀ àbúdẹ́ ìdọ́rọ̀ wálékò sára sárékọ̀ umu mọ́sábọ̀ tí náà fún ilọ́tọ̀ sárékọ̀ umu bọ́kọ́ bá wá níyàwó ẹ̀lá kámọ́ tẹ́ẹ̀tẹ̀ẹ̀ mẹ́rin ìwọ́ wà lọ bá mọ́ mọ́ mọ́sálásí pé ara ń brothers èmi àwọn èrè ọmọ àwọn ẹ̀wọ̀n sáré lọ fún mi wọ́n mú àwọn ẹ̀kọ́ mọ́ lónìí o ti sáramọ̀ ẹ̀ tí ó dàrámọ̀ o ti sáramọ̀ kí n tí mvp ọ̀hún sáramọ̀ a ti sọ fún wa wípé ẹ̀sìn ọlọ́run láàrin aláṣejù àtàláṣe ètò ibẹ̀ ni tí ó ṣe kí ni ti rìn lọ kò sì sí nǹkankan tí wọ́n pè lẹ́dà nǹkan mẹ́ta ni ó nì bí ó nì tọ́rọ fún méjì etí méjì àárín kan àárín òní tọ́nà wọ́n gbà wá àṣẹ jù ní jẹ́lẹ̀ àṣẹ ètò ní jẹ́lẹ̀ abúrẹ̀ fẹ́ lọ́kọ̀ ní tí wà láàdé sílẹ̀ mọ̀ ó lè jẹ́ ọmọ rẹ̀ kò sẹ́jú ò lè jẹ́ agbébì lọ́lọ́ ń kó ìrà èyí tó lọ nífẹ̀ẹ́ mẹ́mẹ́ ah, àwọn sọ̀hábà tí ó kòjó nínú òrìkẹ́ ọmọ rẹ̀ báyìí èyí tó lọ tún fẹ́ mẹ́mẹ́ bó ah, kí lọ fà ànábì wá dáa kọ̀ọ̀kan méjì ànábì dáa sallallahu alaihi wasallam ànábì ni fàkìyánù rọ́júlì bí nafsihi inda al-qital kí wọ́n sọ páwọn ọ̀tọ̀ lọ́rẹ̀ wọ́n fẹ́ dojúkọ̀ yìí mùsùlùmí ní ogun tèntọ́jẹ́ tó tọ́ tí èé sógún àlòní fún nǹkan mí ogun ẹ̀sìn ọlọ́m plẹ́mplẹ́m kẹta tó wọ́n náà mi awọ́lawọ́ ń bọ̀ lógún yìí 100 ní á kèdè ní ìbájẹ̀ mẹ́rì wọ́n ìbájẹ̀ 200 ṣùgbọ́n ń ogun yìí under 40 lọ́wọ́ wa àwọn pàdé wọn àti lé ní àwọn ẹ̀sẹ̀ sí kan táwà náà fi dá ìdáyà sáwọn kèfèrí lọ́rùn torí pé tí a bá ti rí pé a ti dàgbàjù sáwọn egun ọmọ ilé sí yóò sì mẹ́rin àwa àwà tí ó jì rìn lọ́mọ kí lẹ́bọ̀ ọ̀gbọ́n ni ẹ̀hùn ẹ̀rọ mọ̀bà ti náà tọ́ bá dìbì ìjà láti fi wójú rí ọlọ́run láti ni abúgbùn lórí rọ́jà tẹ̀lẹ̀dọ́ ní bábírí tí ń fi ọkọ̀ bákìn bákìn tí ń jẹ́ lọ báyìí àbínúwá kí ló tó onímọ̀fẹ́ lọ pàdé àlìjẹ̀nà ni mo ti ń gbóhùn rẹ̀ gẹ̀rẹ́ oṣèrọ̀wọ̀dẹ̀bù odò ni ẹlẹ́ẹ̀kejì ìhtiyarù rọ́jùl inda sọ́dákọ̀ ilé ìlọ́wà lejù a ó lè àgàgà nàìjíríà ó lè ó ní kí ọmọ nìyàn tó lọ ń kẹ ọlọ́run fún ọlọ́wọ́ ọwọ́ mẹ́ẹ̀mẹ́wọ̀ fọ́lọ́ yóò tún wá mọ́ ara rẹ̀ lè díẹ̀ kìí sí pé yọ́ mọ̀ yọ fún ẹni ìtẹ̀wé 50,000 náà pọ̀ fọ́kọ́ ní burúkú yìí 50,000 tí yọ bá sí fún ní ojú táwọn ọmọ ìwọ̀n wípé mo jù bẹ́ẹ̀ lọ àwọn tí ó sì wà mọ́mí ní ọmọdé bí 60,000 nígbà sí náà o abúmọ̀mọ́ lọ́jọ́ ìwọ̀n mọ́ sí mọ́ bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ ìbọ̀bọ̀dẹ̀ ṣùgbọ́n lẹ́yìn èyí tí ń kọ́ bọ̀ tọ́bẹ̀ẹ́ fi tọrẹ ó kó báyìí ìrìnrìn yẹn láti fi jẹ̀mí ara rẹ̀ lógún wà láàyẹ̀ tẹ́kítìrù kẹfì rán kò fún yẹ̀ ní ìkẹrẹ́kọ́ pọ́pọ́ jù yóò máa ṣe tẹ́yìbù náà ọkàn rẹ̀ yóò dá sí tó ṣe sì ní sí ẹ̀gbùn okay wọ́n ni wọ́n ọ̀bọ̀rọ̀dà máa sínú ọrùn múmbọ̀ lọ́bà lọ mú chẹ́kì yìí ti rí lọ ìrìn pé sẹ́bẹ́ tó fún mọ̀fẹ́ fún ilé wà ń dò lọ ó mú chẹ́kì wá eré pé 1.6 1.6 tí ó bá kọ 2 million sẹ́ẹ̀rì nǹkan mí fi ṣe ah akẹ̀ṣọ́ lè lọ́sẹ́ náà ní ok kọ 2 million wọ́n ti fi lẹ́ lọ jẹ̀mọ́ sẹ́ẹ̀mọ̀ pálẹ̀bí nǹkan alẹ́kọ̀ọ́ ni sẹ́ẹ̀mọ̀ pálẹ̀ tí bá wúrú ìwà ìntẹ̀lẹ̀ ìntẹ̀lẹ̀ bí wí ṣùgbọ́sẹ́ ọ̀rọ̀ pé tí ní orí ọdún ìsìláwó ìpàdé ẹni sí torí pé ọgbà ẹmẹgẹ́ ẹni tí bá ń ṣe báhùn ah confam wà lé ògbò olóṣè ògbò owó gidi ní Nàìjíríà yóò mọ̀ náwó bá nínú lọ́rọ̀ọ́dọ̀ yóò náà bá lára rẹ̀ ọmọ yá owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ti sọ fún èyí tàbí jẹ̀rù bá gbọ́wà lójúmọ́ kọgbọ́dọ̀ nẹ́dalẹ́ kọgbọ́dọ̀ kúrọwọ́ ìjọ́kejì gbogbo àwọn tàà bá fẹ́ mú wáyìí ká mú kárọ o ṣùgbọ́n ó o èèyàn máa ń lò láàrin àwọn ẹlẹ́kọ̀ọ́ èèyàn lò láàrin àwọn o ó kí ni ẹni tọ́jẹ́ pé naira o 20,000 naira ẹwà fún ní 50,000 ẹ̀tún wá yẹn fún èyàn ń gbẹ̀fẹ́ fún wà le olèmọ́kí lẹ́yìn tí 20,000 igẹ̀ ní wọ́n tí ó ti dàbdà mú ọ̀dá ẹ̀fún méjì wọ́n bò lówó èyíkà lójú ẹn tó bò o si sugba agbọdọ sọ lé kẹ́ẹ̀rí àpẹẹlé padà àfalápẹ̀lé ẹ̀sì ní pẹ́nìkẹ́lé kẹ́ẹ̀rí àbùkù ọ̀rọ̀ lára rẹ̀ àfẹni ọgbẹ̀ àríbìwá ni nínú ìkhtiyar ìrìnàríyàn èyí tọ́lọ ń kó ìrà bẹ̀m̀bẹ̀ nínú ìwòlà níbi tẹ̀m̀bẹ̀lẹ̀kùn ìbá nkẹjẹ́ ó bèèrè sí ó bẹ̀rẹ̀ sí ní tó fojú hàn ó tún wá sọ gbangba pé ẹ̀hẹ́ irú ẹ̀sẹ̀lẹ̀ sọ́kanú ọmọmọ wa àáfà wa máa ń gba ọjà lórí wọn nígbàgbì tó bá tàtán ìwọ̀nba ni bí kọ́ra 10,000 wó fún 15,000 orí kọ́ra 10,000 wó fún 20,000 díẹ̀ díẹ̀ ó kú kókó 20,000 wá tí ó búrú ìkà 50,000 wẹ́rẹ́wẹ́rẹ́ làfọ́bà wá ọba dìjọ́ kan mọ̀mọ́ wa ń bá lọ pàdé ẹ̀ nísàlẹ̀ ọjà tí ń fi owó rà nǹkan ní káàṣì báyìí tí ó rà rùn bẹ́ ni à àbí jẹ́mí gbúrówó ẹ̀sà láti ọjọ́ yìí ó wà nígbà ó ní à alájá tí ọjọ́ mọ́ sí wọ́n náà lójú àwọn ènìyàn gbangba bí wọ́n ni à owó àwọn mọ̀

àwọn ọba ojú ara wọn ẹni ẹwà sọ̀rọ̀ kan bá fàti bú ẹkọ̀nà ó pè ń kẹ́ẹ̀lọ kórógbọ ẹnu yìí kò kẹ́ẹ̀mọ́sù ànàbí lẹ́nu mọ́ lọ bá di ẹkún irúgbọ̀ tí mo fi ṣetọ́lọ́ irúgbọ̀ olófin ṣetọ́lọ́ irú àwọn ẹ̀dàbáhùn kéèyàn jẹ́ èèyàn lówó ó sì lówó lọ ọ̀wà afẹ́ ọwọ́ tó ń rárìn yẹn tí ó ti sọ fún mi ìwàkíwà ni ọgbàlẹ̀ lọ́wọ́ èèyàn ẹni kẹ́sì ṣe rí bó tẹ̀ pé gbogbo ẹ̀ náà wọnú ara wọn bàbá tààlẹ̀ tààlẹ̀ ní bàbá ìwà ìnáà ọtàlẹ̀ fọ̀sọ́jà ò sí lóògùn nígbàtí wọ́n ti bá lé dé bàbá tààlẹ̀ fẹ́lómi ilé ti dé window level sọ́jà dé sọ́jà tí ẹ̀sọ́ ọkàn ilaha illallah àwọn èèyàn bẹ́ sọ́jà ní ẹ̀mọ̀ pé máa dé òkè lówàlá sọ́jà bá kú ọ̀pẹ̀ ní ẹ̀ṣẹ́ wá lóòdù bàbá náà ó sáàrù lọ bára ti ńgbẹ̀ jẹ́yà dáadáa wọ́n wá tẹ́lẹ̀ sí sóòfù oún sọ̀rọ̀ mókè wọ́n bọ́ọ̀lẹ̀ ńgbẹ̀ pẹ̀ rẹ̀ bọ̀ ní ẹ̀fílẹ̀ padà ọba bẹ̀lọ àwọn ọ̀sọ́ pé tí sọ́jà ṣe dáa o ṣùgbọ́n àwọn ẹ̀dà tí ó rí bàmbẹ̀ wọ́n máa ṣàìdá wọ́n sì tún máa ṣe yẹn wọ́n irú ẹgbẹ́ tó ti tọwọ́ mi púpọ̀ lọ́rùn o èmi mọ́ bọ́ọ̀lẹ̀ rẹ̀ lọ ń pariwo lé lórí tí mo ti ìgbẹ̀mí ẹni ní ọ̀tá ìsọ̀nù wàlìfàkàr àhán ẹ̀dánà bí wà sọ ọ̀pọ̀lọpọ̀ alókónú àti kéyìn ọmọ ara nìyàn máa ti àtẹyàn níbi fáàrí pẹ̀lú oore tọ́lọ ń arúgbẹ́dọ̀ ọlọ́mọ tó bá jẹ́ ti pé ká fara wa hàn ní níbàdẹ̀ lónìí tí ń bá yọwọ́ ọ̀mẹ́ kú òlò ìnáwó sínú Islam Islam wọ́n rú ojú ẹsẹ̀ òní sẹ́ramọ́ kí ọmọ sí báwọn ẹ̀nà ìmáàmù àṣìjọ ní tàà ń fà lọ́wọ́ mo ti sọ fún wọn wà láìyẹ rẹ̀ nínú mo dáápọ̀ mo sọ sọ fún ìmáàmù ibi ẹbá sọ̀rọ̀ nígbàrí ẹjẹ́ kí wá máa gbá mẹ́kì fúnra mi tẹ́ẹ̀bá ní bá mi sọ máa ń tó bí wọ́n fi rí mi ní pé mọ̀ dáa ní ó mọ̀ dáa bá jẹ́ irú àwọn ọ̀wà báwọn alfáhùrù bil ansab kẹ́yìn ọmọ sọ pé ẹgbú omi nílẹ̀ iná ẹgbẹ́ ọkọ̀ ní ọ̀hún tí ó ṣe ìsìlámù sàbílẹ̀ bàbá ni àwọn ọ̀wẹ̀ tí ń sọ̀rọ̀ tí wọ́n kàn dáadáa tí ó ti fi rọ̀ tí ó gbà lọ́wọ́ yìí ipò kí ọmọ sọ bá ti wáyé dáwà wá ti rìn jìnà dáwà dáwà wá ó ti rìn jìnà tí ó ń bá yàrí mọ́ ní ìṣẹ́ dáwà mà ìrùn pé ìsámi ẹ̀sí ti jòsù kalọ́mọ́ tààníọ́ kó tó dáyé ń gọ́ tó bá bá kúwọ́ níwọ́ sílẹ̀ kò flámù anábìrọ́lọ́ ní ti ṣètò a wà bọ́ sínú ilé oúnjẹ ọlọ́run tó bá dìjọ mẹ́jọ bóòlà nẹ́bì ṣe mánéjì owó láàrin àwọn ìyàwó rẹ̀ sáà ti sọ wípé bóòrùn ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ọfà tí àwọn àfáà fi sẹ̀rí wípé ìntí irú ìtàkùn tí Fátímà ń gbé ń gbà náà ọjọ́pọ̀ sí ìtàwọn ìyàwó ànàbí ń gbé torí wípé wọ́n ní ọkọ ó lọ́kọ̀ tó tó bẹ́ wọ́n ní ọkọ̀ sàránkátà bí i mẹ́lẹ́ wájú kọ̀ har ẹ̀hẹ́n a fi omi a fi pè wá padà pẹ̀lú kútùbà àjẹjọ káfí lè mọ̀ báláǹtẹ̀ díẹ̀ díẹ̀ a ti mọ́ apàwọn kapa mẹ́nu bí kútùbà àjẹjọ káàkàrà máa fàyọ ṣùgbọ́n alghayratu fi bayti rasulillahi sallallahu ewu ní orí ànábì bóò lànàbì ti àálájá rẹ̀ àálájá bóò ló ṣe wò ó bóò sì ni ẹ̀kọ́ táwàrí kọ́mẹ̀ jàmáà ẹn tí ọba ti lówú kò ní lẹ́sìn ewu wèrè ìlàfẹ́ yọkú mẹ́ wọ́n bọ́lọ̀ àtàrẹ́bí ọbẹ̀ bu ẹ̀rìn ẹ̀rọ bú mẹ́ àti dádì rẹ̀ kò sí èlé sọ̀rọ̀ ẹlùmí tẹ̀ bá gbọ́ àti mọ̀ rẹ̀ yóò túnmọ̀ bóńtọ̀ sí àwàdà pé ọmọ ìyẹn lẹ́kọ́ ìyẹ́ ẹlẹ́nu gbọmgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tẹ̀lọ̀gẹ́ yóò sì fúti dáun irú irú irú irú irú omi oníbẹ̀rẹ̀ irú ẹ̀jẹ̀ oníbẹ̀rẹ̀ yẹn ọlọ́njẹ́ ọ̀sẹ̀ ajẹ́jẹ́ o èntọ́ gbà lọ́wọ́ wa nínú wà omi ojú a máa wo èntọ́ òní gbà nínú wà dákùnmọ́ fi ṣe àdẹ̀wò fẹ́ nípa ọ̀kan wa o èntà sílẹ̀ tàbí wá jẹ́ pé rẹ̀ bá ní gbọ́jú bá ṣe ń fẹ́ lọ ẹ̀ntẹ́rù bá dé mọ́sálásí lónìí ọlọ́run ti lọ́kàn balẹ̀ ẹn tó rẹ̀ ti balẹ̀ mọ́jẹ̀rú ọba wà mọ́ èròǹgbà wa sọ́dọ̀ rẹ̀ náà ni pé ọ̀dà wa fúnyà ọlọ́run dàpọ̀ yí foya olorun bẹ́ẹ̀ rẹ̀ bee ba ba dodo rẹ̀ ibi àárọ̀ pàtì bẹ́rù wá wájú rẹ̀ ìdòmí bí a ti bá o bí ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيك ونفسي بتقوى الله هذه وصية ربنا لجميع خلقه بل وصيته للأول والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام جاء رسول الله صلى الله عليه وسلم متمما لمكارم الأخلاق أمتنا من الأخلاق الفاضلة ما حمد من الغيرة ما حمد من الغيرة فالغيرة كما بينا في الخطبة الماضية على قسمين غيرة ممدوحة وغيرة بغيضة مبغوضة أمتنا هذه الغيرة جبلة جبر الله سبحانه وتعالى كل إنسان عليها كيف لا وقد رفع رسول الله صلى الله عليه وسلم من به الغيرة رفع قدره حتى إلى منزلة الشهداء جاء من حديث أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مال فهو شهيد ومن قتل دون دم فهو شهيد ومن قتل دون دينه فهو شهيد ومن قتل دون أهله فهو شهيد أمة الإسلام ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أثبت صفة الغيرة لله سبحانه وتعالى إن الله يغار كان صلى الله عليه وسلم يغار وقال من حديث سبل عبادة في قصته بأنه إن وجد مع امرأته رجلا يضربه بالسيف قال صلى الله عليه وسلم ألا تعجبون من غيرتي سعد وإني لأغير منه والله أغير مني أمة الإسلام فهذه الصفة لا بد من بيان حقيقتها لتعلموا ما كانت ممدوحة منها وما كانت مذمومة جاء في المسند عند الإمام أحمد وفي السنن الإمام الترمذي وفي السنن عند أنه ابن أبي داود رحمه الله الجميع من حديث جابر عبد الله بن عبد الجابر بن عتيبة بن عبد الجابر بن عتيق رضي الله تعالى عنه أجمعين أن رسول الله صلى الله عليه وسلم قال إن من الغيرة ما يحبها الله عز وجل ومنها ما يبغض الله عز وجل بارك الله لي ولكم في القرآن والسنة ونفعنا الله وإياكم بما فيه من نبت العكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله وسلامه على عباده الذين اصطفى أمة الإسلام اتقوا ربكم قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن من الغيرة ما يحبها الله سبحانه وتعالى فأفادنا رسول الله صلى الله عليه وسلم بالغيرة المحبوبة إلى الله سبحانه وتعالى وهي الغيرة في الريبة من كان يشك في أهله أو يظن ظن بريبة أراب قلبه لا لوم عليه إن غار على أهله أو على بناته أو على أمه أما الغيرة التي يبغضها الله فهي الغيرة في غير الريبة كيف الإنسان يغار فيما أحله الله كأن يتزوج أم كأن تتزوج أمه فإذا تزوجت أمه يغار عليها ويغضب غضبا شديدا فهذا فهذا يبغضه الله سبحانه وتعالى كذلك بين الرسول صلى الله عليه وسلم أن من الخيلاء ما يحبها الله ومنها ما يبغضها الله ما يحبه الله ومنها ما يبغضه الله سبحانه وتعالى ومن الخيلاء التي يحبها الرحمن سبحانه وتعالى فاختيال الرجل بنفسه عند القتال وعند السرقة وأما الخيال التي يبغضها الله سبحانه وتعالى فاختيال الرجل في البغي والبحر هكذا بين رسول الله صلى الله عليه وسلم الغيرة الممدوحة والغيرة المذمومة والخيلاء الممدوحة والخيلاء المذمومة ونسأل الله الذي لا إله إلا هو أن يزيدنا فهما على دينه وأن يفقهنا في الدين فمن أراد الله سبحانه وتعالى به خيرا يفقهه في الدين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين اللهم ربنا أعز لسوى المسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا انتقم درك المستضعفين من المؤمنين والملك في كل مكان وانصر المجاهدين في سبيلك حقا في سائر الأوقات أو في سائر الأوطان اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا آمن رواتنا واستر عوراتنا اللهم آمن رعاتنا لا تستر عوراتنا اللهم ربنا آمن رعاتنا لا تستر عوراتنا يا أرحم الراحمين ويا أجل الأجلين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى موقف بأمر بدأ فيه بنفسه وسنى بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقلة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرا اللهم ربنا صلي وسلم وبارك على نبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صلي وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما